والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أترى عليكم كاتب يفوى نبي محمد صلى الله عليه وآله وسلم ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ sínú máa ṣàlàyé lẹ́nà inṣáàlá wọn ni báàbù suturatil musalli tàbí mú kọ dímọ̀dé wọn bẹ̀ so àwọn àhàdí ó wá pọ̀gbọ̀ lórí rẹ̀ ṣíkà Albani rahimahullahu ta'ala nínú tí ra wọn sọ wọn kà so uh, ashik afọ̀kọ́ka nínú kíràngbé kitabu salati ti tawdihul ahkam insha Allah so àwọn tàbá ní bukata sí nínú tíra sheik al-albani rahimahullah alọ mú bẹ́ insha Allah bí a ti bá láhàtọ̀ kí bí a jí kan wà tí mo mẹ́ṣẹ́ bẹ́ hadith àwọn tó wà nínú bulugul maram oní an abi juhaym bin al-harith radiyallahu anhu qala qala sallallahu alaihi wasallam لو يعلم المار بين يدي المصلي ماذا عليه من الإثم لكان أن يكف أربعين خيرا له من أن يمر بين يديه ìbájẹ́ pé ẹni tí fẹ́ kọjá wájú ẹni tí ń kí lọ́wọ́ ó ma ẹ̀ṣẹ̀ tó wà lórí ní ọ̀rọ̀ òun ni kódà kò bá fi rẹ̀ kó dú fún bí 40 ó lórí fún ayé fi lórí fún kó dú fún 40 anẹ́bíwa abrahama ó lórí fún jùkú wà lóun fẹ́ gbáwájú ẹni tí ń kírùn kọjá lọ muttafaqun alayhi wal lafzu lil bukhari wani wa waqa'a fi al-bazzar min wajhin akhar arba'ina kharifa so nínú àwọn katalibin hadithi ni pé al-musalli waqifun bayna yaday Allahi ta'ala yunajihi faqata'a hadhihi faqata'u وتشويش هذا الاتصال بالمرور بين المصلي وبين كبلته ذنب كبير على الماب wọ́n ni ẹni tí ń kírun ó ń bá ọlọ́ọ̀bá rẹ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n ni kan ó dájú níwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n tó wá ń kọjá wájú rẹ̀ ó ń dá wàhálà lẹ́sì nínú ọkàn ni ai ó ń kọ́ ti rìn ẹmọ́ lọ́wọ́ ó jẹ́ kó ní ìtìsọ́lù tó ní pẹ̀lú ọlọ́ọ̀bá yìí máa so gbé níbẹ̀ ń kọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó lágbára lẹ́ni ẹ̀ṣẹ̀ nínú ẹ̀rẹ́ tahrimul murur bayna yaday al-musalli idha lam yakun lahu sutura aw al-murur baynahu wa baynaha idha kana lahu sutura ilé mọ́tọ́ka lórí pé haram ní kíyàn kọjá wájú ẹni tí ń kíyàn lọ́wọ́ kódà kò bá má ní sutura àbí kò tẹ̀ wá ní sutura kó wá takú pé àárín rẹ̀ náà ló fẹ́ gbà kọjá ayé láàrin rẹ̀ àti sutura ẹ̀ṣẹ̀ ni o eléke ta ni pe almashuru min mazhab ahmad annahu yustahabbu lil musalli radda al-ma'bur bayna yadayhi wa riwayat ukhra anna dhalika yajibu li dhahir al-akhbar wa amma al-ma'r fa al-mashhur min al-madhhab tahrim al-murur wa haka ibn hazm al-ijma' ala ay ala ismihi wani yari èyí tó gbajúmọ̀ bi madhhab ahmad oni ke kí mustahabbu ni fún ẹni tí bá ń kírun kó rọ́ padà kó tì padà ẹnìkankan tó bá fẹ́ kọjá láàrin rẹ̀ àti sútúrọ̀ olùwáyà miwáwá ẹgbàwá Ahmad tán sọ pé kó dà dẹ́dẹ́ tí ẹni mustahab ní tẹ́nìkan fẹ́ gbáwájú mọ̀ kọjá tí mú kí mú dẹ́dẹ́ ní kí n wọ́n ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nípa ẹni tó wá fẹ́ kọjá Ibn Hazm wọ́n narí ti ijma lórí pé àwọn àfáà pàlùkù lórí pé haramu haram ni ẹ̀ṣẹ̀ ni kí yẹn gba wájú ẹni tí ń kí wọn kọjá nínú rẹ̀ ni wípé wujubu libti'ad 'anil murur bayna yaday al-musalli khashiyatan min hadha al-wa'id ash-shadid nínú rẹ̀ ni wípé dẹ̀dẹ̀ ni ká máa jìnà sí فلا يصلي في ترك الناس وفي, مك وفي, وفي الأمكنة التي لا بد لهم من المرور بها inú fi ẹ̀ká ànàwà sí gẹ́gẹ́ bí olórin pípé owó onípé èyàn náà ma ń wo bí tí yíò ti kírun ní èyàn níbi tí àwọn èyàn gbà kọjá àbí àwọn ààyè tó kò sí àwọn yóò kọjá ń bẹ̀rẹ̀ sá àwọn èyàn ní hajjá sí ibẹ̀ yẹn يعرض صلاته للنقص أو القطع ويعرض المبرك الإثم أو الحرج pé wa lo ko ba rẹ̀ pẹ̀lú pé ìrun rẹ̀ ó ní lada yóò wá

بأنها أربعين سنة وليس المراد الحصر فمفهوم العدد غير مراد عند كثير من الأصوليين وإنما المراد المبالغة في النهي كقوله تعالى استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر, إن تستغفر لهم سبعين إن تستغفر لهم سبعين مبرة فلن يغفر الله لهم وني àwọn ìlú míì tú àbúká ní àwọn ìrìwáyá ti mẹ́ tú àrùbàáyìn wọ́n ní wípé kẹ́ ni ẹdú fún 40 kó dó fún 40 olórí fún jù wọ́n ní pé àwọn ìrìwáyá ti wíwàtọ́ ní pé bí àrùbàáyìn na kharifa gẹ́bùsùwà níbi ìrìwáyà al-Bazzar ìrìwáyà mẹ́nà bẹ̀lá àbúmínà àmọ́ lọ́dọ̀ àwọn usuliyun nọ́mbà fi ń ṣe wọn ni pé àgbà yìí tọ́sí pípẹ́ nahyu ya nahyu qawi shadid sai bai lanabi bi 40 ko ja ba ja 40 yawman 40 layla but in ta fẹ́ mú be mafadu ẹni pé nahyu ya nahyu qawi shadid jiddan sai bai yabi idin ko lon so ni qur'ani pé istaghfir lahum tọrọ àforíjì fún in tastagfir lahum sab'ina marra ó bá tọrọ àforíjì fún ní 70 times kódà nínú èdè Yorùbá gan wá bí fún nọ́mbà ní ẹ̀tì pàgbọ́ bọ̀ àmọ́ àwọn ṣe wá lọ́dún mẹ́wàá bọ̀ sí ọdún mẹ́wàá láti rí lọ níbi yàkì tí jùlọ bí 5 minutes gan lọ bọ̀ a mọ́ ayé mọ̀ bá lágọ̀ ní pé ah wà lọ gbọ́n wà lọ gbọ́n rí báwọn wà lọ kẹ́ kése àbíbẹ̀ẹ̀bẹ̀ lọ nínú àwọn Yorùbá tó bá ṣe máa ń sọ so nọ́mbà yẹn kọ́ àní kò dúó fún kìní kan ó pèrè jù kò kọjá lọ ayé kò gbọ́dọ̀ kọjá ní jẹ́bẹ̀ ó sí kìní ó kọjá so number alimọ́ fún ní i'tibar in most cases now pàápàá jùlọ da wọn usuliyun wọ́n nílò ní pé hadha al-hukm fi umumi al-biqa' ada makkah al-mukarrama fa fi khilafun sayati insha Allah ta'ala wọ́n ní ìdájọ́ yìí ó àwà ọ̀rọ̀ dẹ̀ bọ̀ wá lórí rẹ̀ náà inṣá Allah nínú ni pé zahirul khabar anna al-wa'ida khasun bil ma'mur la bil waqif wal qa'id wal muttaji' wa hadha qawlul jumhur wọ́n lè tó hàn ní pé wàídù yíò ó wà fẹ́ni tó bá ń kọjá ní kìí sí fẹ́ni tí bá dúó tó bá dúó àbí tó jókòó ni ṣe bá yà bí kílẹ̀mì ara afon wọ́n ni tó rẹ̀ kọ́bà rẹ̀ ní pé wàárí dìí ó wà fẹ́ tí bá ń kọjá ni so kò tọ́ọ̀kẹ́ tó bá dúó àbẹ́ tó bá jùkú àbẹ́ tó bá fi ẹgbẹ́ lélẹ̀ elé ni ọ̀rọ̀ tí ọgọ̀rọ̀ ní àwọn àfáàsọ náà so nínú ẹ̀ wàtàrọ̀ ìṣẹ́ kẹkí yìí dín tí ó túnmẹ̀ ní wípé ẹni tí bá kí ìrìnà bá yìí tí ó bá lọ dún wájú rẹ̀ àbí tó bá jùkún wájú rẹ̀ àbí tó bá fi ẹgbẹ́ nílẹ̀ wájú rẹ̀ ìwọ òkú sínú wàídì ọ̀rọ̀ jumhur nínú àwọn olùmọ̀ náà wọ́n ni ẹ̀wà Imam Malik àwọn ni àwọn kọláfà mẹ́jọ wọ́n ni la yusalli ila an-na'im walakinna as-sunnah thabita jawazi i'tiradi an-na'im wa minha qissatu Aisha náà so nínú ní pé idha lam yakun so mas'ala wa bí pé tẹni tó bá ń kírun tí ibo ni èyẹ wà ní gbàwájú rẹ̀ tí òfin níwà consider the parents gbàwájú ẹ̀ tí kí n kọjá qalat al-hanafiyya wal malikiyya lọ́dọ̀ àwọn hanafiyya àti malikiyya àwọn ni yahrumu min mawdi'i qadamihi ila mawdi'i sujudihi wa 'inda shafi'iyya wal hanabila thalathatu adru'in min min láàrin ẹsẹ̀ ẹniyẹn àti ibi tí ó forí kàn ààrẹ bẹ̀ náà tó nọ́bìlì tí ó gbé sútúmọ̀ sí náà wọ́n ní ààrẹ bẹ̀ ní so àwọn Hanabila àtàwọn Shafi'iyya ní pé bí kínágbé ìrọrù ìgbọ́n ìkínágbé ìgbọ́n mẹ́ta àbí láti bí ìgbọ́n báyìí débi orí ọmọ ní kàmbí so bí mẹ́ta bí mẹ́ta rẹ̀ bí tírí àádọ́rùn-ún àbí tírí arms length ẹ̀hẹ́ so kí o tó bá náwó báyìí láti bí báyìí lẹ́ntì ẹ̀bí mẹ́ta tí ó gbọ́nà gba wájú ọkọjá kó lè bá fún ìtẹ̀yẹnyẹ kó ní ọkọjá níwájú ẹni tí ń kírun náà wọ́n ni nínú ẹni pé sutratul imam hiya sutratul liman khalfahu min al imam oní ni sutura ta bá kí o lẹ́yìn rẹ̀ ilé sí ni ẹnu àwọn afá kó lórí ẹ̀ ولم يأمر أصحابه, أصحابه باتخاذ سترة أخرى لهم ìdí ni pé àlẹ́bì sàmìlà sálám kí wọn ó kọjú sí sútúrọ̀ kò wá pa àwọn àwọn sàhábà láti pé agbogbo yẹ ilẹ̀ ní sútúrọ̀ o lima fi Bukhari wa Muslim min hadith ibn Abbas radiyallahu anhu qala ibẹ̀ nínú hadith ibn Abbas na sahih Muslim Bukhari àti Muslim pé aqbaltu rakiban ala himar أتان والنبي صلى الله عليه وسلم يصلي بالناس بمنى إلى غير جدار فمررت بين يدي بعض أهل الصف فنزلت وأرسلت الأتان آه كده كوين ترتع فدخلت في الصف فلم ينكر علي أحد wọ́n yà nẹ́bí kí ìjọba sallallahu alaihi wasallam kọjú sógiri so um, wọ́n kí wọ́n fáwòyẹ̀ ní Mina àwọn wọ́n gùn nǹkan gbọ́bọ̀ wá àwọn wọ́n kọjá láàrin àwọn apá kan náà sáfú àwọn kọjá láàrin wọn ṣe bá yà rí so àwọn dẹ̀ padà lọ gbé ẹsẹ̀ kalẹ̀ wọ́n dẹ̀ wọ́n jọyìn wọn falam yunkir alayya ahadun أنه لا بأس أن يصلي بمكة بل بلا حرم كله إلى غير سترة وذلك لما روى الإمام أحمد وأبو داود والنسائي وابن ماجه عن المطلب بن أبي وأبي وداع أنه رأى النبي صلى الله عليه وسلم يصلي آه، يصلي مما يلي باب آه، بني سهم والناس يمرون بين يديه وليس بينهم بينهما سترة والحديث إسناده مجهول وضعفه الألباني رحمه الله حديث كما قال بكي من يارم تاو يوسف أو يسم قجا وجور سوكو ينيس ترم أني أدي إمام الألباني رحمه الله وصل إيك حديث ينقو ضعيف لكم نيا لافيا سو أم عجبي إن شاء الله أنبي الله سبحانه وتعالى قصي عليكم أبويا سنين هذا وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه وسلم